الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين نعم حديث يتي عمولنا إن شاء الله ونحن حديث عثمان بن أبي العاص إن بابي النبي صلى الله عليه وسلم شسيوني إمام قولي الرواية أتيا وعليك وعليك حديث يتي قولي عن مالك بن المغيري رضي الله عنه قال قال لنا النبي صلى الله عليه وسلم إذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم الحديث أخرجه السبع وهو صحيح حديث بكم حديث الصحابة طيب بن مالك بن الحويرث رضي الله عنه تني النبي صلى الله عليه وسلم يقول إذا حضرت الصلاة ثم بعد دي فليؤذن لكم أحدكم كيف كان يكون كل ilé yóò mọ̀ bá àlàyítà ń ṣe lọ lánàá yóò mọ̀ bá mọ̀ nípa wípé kódà kódà kí bóyá ẹ̀yin tẹ́jọ wà ní ìjọ pọ̀ náà ni exam ẹ̀mẹ́jọ pé ẹ̀kùn nínú àwọn nǹkan tí ìdí ní wípé nínú àwọn nǹkan tó tún tọ́ka lórí àwọn ṣàáìrù Islam nínú àwọn nǹkan tí ẹmọ fi ń gbé ṣàáìrù àwọn àmì Islam ga àwọn àpẹẹrẹ pé mùsùlùmí ni wá onígbé máa pè so ló jẹ́ pé èyàn pè òun pẹ̀lú gbogbo ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú gbogbo ìdùnnú àti pẹ̀lú gbogbo wípé èyàn mọ̀ kórí òdòdó lè rẹwà yẹn ṣe pẹ̀lú pé bóyá à ń yọ pé láàpọ̀ èyàn ọmọ pé nǹkan tó máa ń pè táwọn èyàn máa ń gbọ́ ní pé kí náà sí àwọn mùsùlùmí ń pè òun ni bẹ́ẹ̀ ni ìdí ni wípé irú àwọn tẹ́lbíyà táwọn èyàn ní ní irú àsìkò tá a wà yìí fi ámìnà ti àfihàn àwọn tẹ́lbíyà tó ń ṣe yẹ àjíjẹ àwọn tẹ́lbíyà tí ó lọ ara ni ó dẹ̀ lómi gẹ́gẹ́ bá ti máa ń sàlàyé kìí fẹ́ kọ́nà tó mú sí lórí tó bá wà ní kan báyìí yóò sàmà dọ́gbọ́ kìí fẹ́ káwọn èèyàn fẹ́ mọ̀ pé mùsùlùmí lọ hádà fàtí àti fi islam nígbà muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn ènìyàn lò sí ti wọ́n ahàlùdọ̀láàlì yuzhiruna ma indahum min ad-dalalat àwọn ahàlùdọ̀láàlì wọ́n ń ṣó ìtọ́wà lọ́wọ́ wọn àwọn kírísítẹ̀lì ń gbé tí wọ́n hàn àwọn jíò ń gbé tí wọ́n hàn kódà àwọn ẹlẹ́bọ̀ ń gbé àwọn ọlọ́sùn òṣogbo gangan ṣe tí wọ́n ti ń hàn báyìí bóòlù ní òṣèwá nílé ṣe tèmi tí ó hàn pé bí ìsìláàmù ti wá sí kọwà ní bí ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kọwà ní tabasi ni kawo gbogbo ìmọ̀nà tó sì wà láyé náà wà khairul hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam so àwọn nǹkan báyìí kọwọ́ a ní láti mú jùlọ so ìwọ̀n pípẹ̀ nínú àwọn ṣe ààyèrò ẹ̀sìn Islam wà ní ẹ̀rọ mọ́ owó in tó wá ń fún ìjù ní pé àwọn olùkọ́ wá ń bẹ láwọn western states tó ṣe pé wọ́n ò gbà kọ́mọ̀ pẹ̀wọ́n abdul mokabira as south wọ́n gbà kọ́mọ̀ pẹ̀wọ́n true mike ẹ pè wọn mọ́sálásí wọn gbà fọ́mọ̀ gbẹ̀rẹ̀ àwọn ilé ìsìnlẹ̀ aláwọn pé freedom of religion freedom of clinical ìfẹ́ inú làwọn kọ̀wá ìdí ẹ̀ ìfẹ́ inú ni wọ́n kò sí freedom kankan mi kankan mọ́wùlẹ̀ tán rí ẹ̀ àánú ah, àánú ah, tó bá dé ìlú àwọn ìbò kìí ṣe pé no ó máa ṣẹ̀ṣẹ̀ mọ́ wá ṣe wọ́n ni ó kọ́lá àwọn lé ní ọmọ ṣẹ̀ṣẹ̀ yìí ọ̀rọ̀ wọn délé ni there is freedom of religion except Islam àwọn kí ní ìlànà kan tí yóò yí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí freedom of àwọn ẹ̀sìn wà àyàfi fún Islam gbogbo nǹkan mí ni wọ́n lè gbà láyé àwọn tó bá ti di pé obìnrin ti ní week tó kọjá mọ́sá ti di news méjì lóríṣìíṣìí ọ̀tọ̀tọ̀ wípé tó gbìyàn máa múra ní mọ́ ẹ̀sìn kásì lọ fọlọ́pàá gbèrú dojúmọ́ ipé ó ti ó she look too scary freedom of religion wà ń bẹ́ ó lè sẹ̀sì nípa sí wọ́n ohun bọ̀wọ́ tí ilé ti lú tú scary ilé ti lú tú kìníkan ilé ti lú tú kìníkan wọ́nà kí ni wọ́n wọ́n bẹ̀ níbọ̀ kùfàr tọ́lọ̀ sọ ní kùránì pé innal ladhina tawaffahum al-mala'ikatu zalimi anfusihim qalu fima kuntum qalu kunna mustad'afina قال ألم تكن عبد ألم تكن العبد واسعة فتهاجر فيها fa'ulaika lẹ́dínà ma'awahun jahannam yóò sa ẹ̀tù ọlọ́run nípa àti ẹ̀mí wọn bá bọ́ nígbà tí wọ́n wà ní àárín àwọn tìfèrí tẹ́mì rẹ̀ bá ìlú bọ́ ìdáwó láti kọ́fì nílùú àwọn tìfèrí àmàlápàá ọmọ fọ́fọ́ pé kí ló dé tó fi kú níbi níwà ní ẹkùn náà mùsùlùmí àfihàn àbí ikú ni alówà ní pé aláǹtẹ̀kùn náà àbúrò lọ́wọ́ ìwà sí àtàkùn fún hajj òfin sílẹ̀ ọlọ́run bá òfin ni ó sì kú òlú àwọn kòfin yìí tí wọ́n jẹ́ ọrẹ́sìn sí i ìlú tó ṣe tó bá lọ ó di atheist láàrin ọjọ́ mẹ́gbogbo ayé ayé tó wá náà ò ní rí ń bẹ̀ náà ètí ń ṣẹlẹ̀ sí wa ní ayé ayé tó wá mẹ́rin ò ní rí sẹ́lẹ̀wò kí ni àwọn basic things tó dùn gbọ́yé ni tó bá ti gbọ́ súnà nígbà Muhammadu sallallahu alaihi wasallam wà ibla akọ̀ máa dàmú káàkiri gẹ́gẹ́ bá ṣe ń dàmú ní ọdún ìlú tàwáyé ẹgbẹ́ kí n lé example mi sí wa ẹ kí ní ka government ìgbà o ẹ minimum wage ẹ̀sìn gbá ẹ̀sàwó in tó dánsù ní pé ẹlòyìn mọ̀ fàwọn olúmi kọ̀mpí ẹni o ẹwọ àwọn olúkí náà ẹwọ wọ́n ṣe pọ̀ ń bẹ́ ẹwọ kíníkan ṣiṣẹ́ kíníkan kí látò láàáfì bó ó ṣe pọ̀ ń bẹ̀ tó bẹ́ẹ̀ ni nẹ́ra se pọ̀ ń bẹ̀ sí owó pọ̀ circulation everybody gbọdọ̀ níṣẹ́ ó kéèdù ó níṣẹ́ méjì ní bó ṣe máa ṣiṣẹ́ ní gbogbo ilé ayé rẹ̀ iṣẹ́ lọ́wọ́ sí ọlọ́ni àwọn ìṣẹ́ ní ogun ọ̀sán tó ń ti bẹ́ẹ̀ náà kọ́ àwọn lára ń le jù suffering and smiling o lẹ́yìn fi ń compare èrò tí wọ́n dá ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé olùdáwà yìí a ń gbádùn gan nílùdáwà yìí ìlú tàbí bára lé ní ewu nahnu fi ni'matin 'azima bal fi ni'amin 'azima bọ́ àìkí dúpẹ́ ọlọ́ṣẹ́ yóò pé la in shakartum la azidannakum kákí bí ojú pẹ̀dí ọ̀tọ́ àlọ́wà yìí ni ẹ bá rú ìgbádùn dámà gbá abójójúmọ́ kèfì rí lámọ́ sí sọ́wọ́ kò tó náà ni kíní ṣẹ̀fẹ́ ká má gbá kíní kan ṣẹ̀fẹ́ ká má gbá kíní kan tó bá gbà yóò ṣe àwọn nǹkan mìíràn ni wọ́n tó bá ti gbà yóò bá ìṣàn kùnrin àfẹ́tì àwọn nǹkan yóò àmì ẹ̀sìn Islam mọ́ jẹ́ ah, so ibi ta ti lọ ní wípé al al-adhan ká pè irun nínú àwọn ṣàáyòrò ẹ̀sìn wọn lówà ìlú tàn bá ti lè gbà kéèyàn pè irun jákè mẹ́ káwọn èèyàn gbọ́pá ń kírun ìlú èkó ìṣe dáwọ́látò ìsìlàmíyà ní ó lè gan ìtúwọ́n pẹ̀lú èkó ìṣe náà mùsùlùmí ìlú àwọn kìfẹ́ ní ìgbọ́dọ̀ fún ilẹ̀ ìgbọ́dọ̀ fún ìlú irú ìlú ní adẹ́dọ̀ ó kú ilẹ̀ kíákíá ni kó lè bá rẹ̀ sìn ọlọ́wọ́ bá sí nítorí tẹ́lẹ̀ rẹ̀ bá bọ́m̀bẹ̀ wọn ó dáhùn béèrè tó pọ̀ ní yawon kìyàwó ẹlẹ́gẹ̀ẹ́jì ni pé annal adhana fardu kifaya àtẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ̀n pípẹ̀ wọ fardu kifaya ni ọ̀rẹ́ ya gbogbo ní ayé táwọn kama ti ṣe nínú àwọn musulmi sákọ̀tọ̀lẹ̀ ismu anilbaki gbogbo wa yóò kò lẹ́sẹ̀ mọ́ àmọ́ tí gbogbo ni gbogbo tá a bá sí gbogbo wá ti lẹ́ṣẹ̀ ohun wà hádìí qaidatu furudi al kulliha gbogbo ọ̀rẹ́ yẹ gbogbogbò kọ́ ìdá rẹ̀ ẹni ká sin ẹ̀kú ittiba'u al-janaiz ká gbé òkú lọ tẹ́ ká yanjú kí náà ń pè táwọn kan bá ti ṣe kéèṣe jẹ́ pé gbogbo àwọn mùsùlùmí tàwà nínú ìlú ìbáyì lágbùdọ̀ mọ́ tẹ̀lé òkú àṣẹ́kùdẹ̀ ní pé hakul muslim alal muslim hamsa nínú ẹni ìtìbáru aljanari nínú ẹni ìyádà tó mari kábíà kama bí alárẹ̀wò ìyádà ìyádà ní pé kí ẹlọ bẹ̀wò láàrọ̀ tó bẹ̀wò lọ́sàn tó bẹ̀wò láti ti ráyè máa lọ constantly kẹ́ni ẹrù ká àwọn òkè ah, òkè so irú ẹ̀bá ilẹ̀ tàbá tó wárán bí mélòó kan bí ládùúgbò bá ìwọ́ rẹ̀ nìkan ah ok ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ẹ̀dákẹ̀lọ kí wọn àwọ àyókù tàbá wà lè àwọ ò lẹ́sẹ̀ àmọ́ tó bá lè rẹ mùsùlùmí kan gbogbo yín tẹ̀sí wà lára ndúgbẹ̀ tó yẹ kẹ́ lọ kí ẹnì kẹ́kàn yóò wá lọ gbogbo ilẹ̀ lẹ́sẹ̀ báyìí nǹkan kìí fagbo kì fàyà rẹ̀ example bẹ́ẹ̀ wá pọ̀ gan-an nínú àwọn nǹkan jẹ́ ọ̀rọ̀ yẹn but kì í ṣe ọ̀rọ̀ yẹn fún individual but عبد الله بن الجنور من وين إطلاق الحديث بأذان أحد الحاضرين مقيد بالنصوص الأخرى من بيان الصفات المطلوبة في المؤذن منها إليه آه، حديث يتوكل حديث جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال إذا أذنت فترسل وإذا أقمت فاحذر وإذا أقمت فأذر أو أف أمر فهد واجعل بين آه، أداء ذلك وإقامتك مقدار ما يفرق الآكل من أكله حديث رواه الترمذي آه، وضعفه إمام الترمذي بحديث يوا أما قد شرعي في حديث يقول ليس هو بصحيح إلينا إنه قد شرعي فقالني أما قد wípé àwọn obìnrin gbìyànjú àti máa parí ọmọ nàbà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ náà bá ó Islam yìí ó ti wá jẹ́ kí kí náà di gẹ́gẹ́ bọ́dọ̀ bá ṣe sọ Qur'an gẹ́gẹ́ bẹ̀rù ṣe sọ súnà ẹlùmí ò ní pé Qur'an ìkọlọ́lọ́wọ́ sọ súnà nínú Qur'an tọ́lọ́wọ́ lóòrùn sọ ìwọ̀n sọ fún akáwọn padà sọ kùránì lọ́lọ́run ló wọ́n sọ kùránì wọ́n sọ súnnà ókè kùránì tó wá ló wọ́n sọ ohun ìwọ́n ń sọ fún abẹ́bẹ̀ ká padà sínú súnnà àti ìwọ́ha wọ àti ọ̀bọ̀rọ̀ sóòrùn ẹgbọ́tọ̀lọ́run ẹgbọ́tà nẹ́bì ní pé ẹ lọ tẹ̀lé tí ò tí ò tí ì sọ́wọ́ ẹ tẹ̀lé rédèrèdè wò ilé tí wọ́n ń sọ lẹ́tẹ̀rẹ̀dẹ̀ yìí nínú ọ̀rọ̀ báyìí wípé ẹ eh, kíní kan ọlọ́run ló sọ́rọ̀ ah, ìrun tó ń kí hadith ló fi ń kí ìrun ìgbọ́nà kìí àmọ́ kírun ní kùránì àlàyé rẹ̀ dà ó yá fún mínú kùránì tó wà ní kùránì àlàyé bá ṣe kírun látòkè délẹ̀ sí fún mínú kùránì ọlọ́run wá ní ẹwà ní Allahu akbar ẹwà ní kíní kan ẹwà bá ṣe pèrún bá ṣe kírun ìd nípa ṣe fútbà ní àwọn yóò kírun ìd ní báyìí ní bá ṣe pẹ̀rẹ̀ léyá bá ṣe ṣe gbogbo ó yá sí fún tó wà ní Qur'an ẹlòmí in tó fọ́nì jù ní pé àìmọ̀kánà ló mọ̀ fẹ́ sọ́pọ̀ òun gbọ́ mọ̀ lójú tí ọrọ̀ bí ẹnu Qur'an gbogbo ẹwà ẹlòmí ó mọ̀ kò mọ̀ pẹ̀lú hadith ní àwọn kìíní ṣogbọ́n tó wá gba àwọn hadith tá fi mọ̀ kí bá aláìsẹ́ wọn àwọn náà gbà wọn yókù náà wá ó tún wá láwọn kátà ti gbajúmọ̀ páwọn eléyìí توبات لما كذابون ويكين بحديث ما من قيرما النبي صلى الله عليه وسلم الله وديا وجهها بذبا ها تيمون بوتيتيسي ان يعني كان صفي بن مبارك رحمه الله قلت هذه الاحاديث التي وضعتها الزنادقه كيف نصنع بها او كما قال او احاديث قام الزنادقه وان لا يا مسلف láàbí àbí ayé àwọn àtìbáwò tabi'in wá sẹ́yìn díẹ̀díẹ̀ báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí ní mọ́ ayọ́rọ́ bó láyé sí sáwọn kìíní wọ́n ni saya'ishu laha jahabidha àwọn jahabidha ó live up to àwọn àhàdíhìn yankhulunaha because ni reality láyé àwọn ènìyàn oníkálùkù wọ́n ti mọ àwọn ọ̀rọ̀ tánàbí so láyé àwọn tàbírùn wọ́n ti mọ àwọn ọ̀rọ̀ tánàbí sọ àtàwọn tí ó sọ kí nìdí wọ́n ti ha lọ́dọ̀ àwọn sàhábà kalẹ̀ káwọn sàhábà tó lọ in tó kàn kù létà ní pé asùkù tẹ̀dùwínì ló kàn kù wọ́n kàn padà ń kójọ sínú tíẹ́rà ni fún fún okùn hmm, eléyò sínú ìta àti atẹ́lẹ̀ kò sí ibo ló ti gbọ́yùn ọ̀dọ̀ ta ló ti gbọ́ ọ̀rọ̀ tó sọ yìí ọ̀dọ̀ lágbájá ni ó bá lágbájá láyé èyàn tó bá láyé ibo ló ti gbọ́ lẹ́nu rẹ̀ ó kọ tí ẹ ti wọ̀wé náà blacklist lágbájá lágbájá òpùrọ́ ni kò sọ́kò tó lè sọmọ ilé ayé kódà kó lójú ọ̀rọ̀ akọ́kọ́ jáde lálọ́ fọwọ́ kan wáyé sójú ọ̀rọ̀ lóòótọ́ a confam a lè gbà kó lójú ọ̀rọ̀ tó kàdé ala nàbí sallallahu alaihi wasallam so bó sọ wá jẹ́ mi àwọn ọ̀rọ̀ tó wá ilẹ̀ sallallahu alaihi wasallam àtàwé tó ilẹ̀ gbogbo náà ti wá alhamdulillah lè pélé ní báyìí àti mọ̀páwọn ilé ìrọ́ ni wọ́n pa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé Qur'an náà àwọn èèyàn ti gbìyànjú lọ́wọ́ wájú náà láti tọwọ́ bọ̀ kódà àwọn ǹkan ti gbìyànjú láti replace Qur'an bẹ́ẹ̀ wọ́n ti ṣe ìgbìyànjú tó pọ̀ gan tó bá ka ìtàlómà àwọn kìíní ṣẹ́rídẹ̀ bá ka kínáàgbé àwọn tó ti ṣẹlẹ̀ nínú tàríkhul Islam ó mọ̀ kí kò sí yàtọ̀ láàrin àwọn ẹni anù lẹ́ni àtàwọn ẹni anù àná àwọn tí wọ́n ti sọnù tán pé àwọn èèyàn lọ sí ibi anù lẹ́ni àtàwọn tó ti sọ̀nù lánàá wallahi kò sí yàtọ̀ ní àmìdí ìtí kan yàtọ̀ ní pé bá mùsùlùmí ṣe ń yà láìmọ̀ kan sí ló jẹ́ káàmù rùbí àwọn yàtọ̀ tó bá rí nímọ̀ ó rí pé kò sí yàtọ̀ láàrin gbogbo àwọn tán pèpè lọ síbi òfò àtorí ibúlé ní àtàkánú tíkà lánàá náà ní wọ́n bẹ láyé lẹ́yìn náà ló jẹ́ kí àwa ti mọ báwọn ará tàná àwọn àfáà gidi lánàá bá ṣe báwọn lò wọn làánà fún wọn kí bẹ́ẹ̀ bóòlù ẹ̀káwọn náà ṣe báwọn lò lénìí ìwọ náà máa wò bóòlù àfáà òsè máa justify cortism àfáà bóòlù yóò sì máa justify cortism cortism tó gbé kéfèé gẹ́mọ̀ pé ọ̀dá cortism tó ṣe pọ́nà tán ṣe gẹ́mọ̀ pé tẹ́bẹ̀ àfáà ẹwù bá ṣàdúrà ní àfáà ẹwù àfáà lẹ́yìn iná gẹ̀ẹ́gẹ́ àwọn gẹ́mọ̀ pé táwọn gẹ́ẹ̀ sí ọ̀dá ẹgbẹ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí pẹ̀lú kúfù mọ́ nípa fraternity nítorí pẹ̀lú gífẹ́ mú ilẹ̀ pẹ̀lú ṣe eh, ìtọ́ọ̀nù àfáà sí ìjọ yẹn gbé ẹ̀yìn kìníkan ẹ̀yìn kìníkan ẹbára ń se ìkẹ àwọn ẹgbẹ́ orísìí àwọn ẹgbẹ́ cultism kọmọ sí kíni ẹmá jàmá ẹbára ń se ẹjọ́ mọ́ fún ayín ní ẹjọ́ mọ́ ayín lọ́wọ́ ah. àfáà ń pèsè àwọn olórin àwọn tó jẹ́ àwọn olórin tó ṣe pé àwọn ni wọ́n la àwọn ni wọ́n sí ojú àwọn èèyàn sí bí òfòjì gbogbo àwọn ọ̀rọ̀ ìyàwó ìyàwó níbi àwọn ọdún díẹ̀ sẹ́yìn kí n tí ń sáwọn tó ti gún ọdún díẹ̀ sẹ́yìn oníkálùkù wà mọ̀ kó fò ní kódà àwọn tán ṣe mọ̀ kó wọ́n yọ ládùúgbò káàkiri báyìí kódà nígbà èmi ọmọ yahoo kan ládùúgbò ọmọ yahoo kan bá èmi ọmọ ládùúgbò ipa ọmọ yahoo nílé pé tó bá jẹ́ gan tó bá sọ pé yahoo rà kí ni yahoo àwọn àfáà sì bọ́ sí gbòòrò iṣẹ́ táwọn ah. pásítọ̀ gbòòrò lè ṣe ah, àwọn tó ń pera wọn láàfà àwọn ẹni òfò ẹni àmì wọ́n sì ṣe láàrin ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú kábẹ̀rẹ̀ sí ni máa justify àwọn kíní kábẹ̀rẹ̀ sí ni máa fojú kéré rẹ̀ kábẹ̀rẹ̀ kátùmọ̀ fi ṣe fáàrí káfà mọ́ ní pé wọ́n ní a máa ṣe yahoo àwọn tán wọ́sà látù méjì àwọn yahoo náà tẹ́wọ́jú wọ́n tẹ́wó sí mi báyìí tó bá ti tẹ́wó àwá ní kí n ṣe wá sí kọ́yìn ọgbọ́n gọ́mọ́ sí ma ìbò ní kébì tí ma owó ẹwà fà àwọn àfà yìí náà nù àwọn àfà wá kí ní ìlú tó jìnà sí náà bẹ́ẹ̀ ni òun kọ́nà ti fẹ́ kò yíwọ́n náà tẹ́yìn kí ẹ ma fojú kéré sí náà kí ẹ ma pín kí ẹ ma yin àwọn olórí kí ẹ ma kìrọ ní ẹkì níkan ọmọ kìíní ọmọ káà tí ma ń fò káàkiri tí ma ń pawó pé ọ̀gbọ́ lóòrùn tí ma ń pàgbó káàkiri tí ma ń kún títà ma ń ṣe wèrè ó lè gbé ṣòkòtò sí ibi orúkún bíbá lọ́mọ kan rẹ̀ dẹ̀dẹ̀ káfà mọ́ sọ pé ah, ọmọ mú láìkẹ́ albarka belára rẹ̀ albarka belára rẹ̀ ẹwà ara fa súnnà mi yíwa mọ́ yíwa àfà ìpẹ̀ àfà gidi ẹ̀tì yíò tó kò tí ń ṣe wà bí wàláhì ṣẹ́gbẹ́ yóò bá mọ̀ ọ̀rọ̀ kìíní yìí ó kà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó di yamal kìyàmà ìgbà àṣẹ́mì ń ṣe mùsùlùmí láti bí ábí kí tó kúgbà bí ábí 50 years ago kí tó kúgbà ní ìtí kí ń ṣe mùsùlùmí má yóò sì mọ̀ gbogbo yóò mùsùlùmí sí lòun ìtura mọ̀ bá dí rẹ̀sì lẹ́ti fẹ́ takùn táyì náà gbogbo àwọn ìpìlẹ̀ sí tó jẹ́ ìpìlẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ àmọ́ kò surprise àwa kò lè jọ wá lójú gbogbo ẹ̀ náà ti ṣẹlẹ̀ láwọn usur al-mutaqaddima láwọn usur tó ti kọjá lọ ẹ gbogbo àwọn nùsẹ́rù dé nùsẹ́rù ṣe kìfúrú sí ẹwọ̀n àwọn èyí tó bá tọ̀ nípa ibn Sina tó mọ̀ nípa al-Allaj tó mọ̀ nípa kíná eh, tó mọ̀ nípa ibn Arabi bẹ́ẹ̀ tó mọ̀ nípa Kamaluddin Ataturk tó àwọn sátàwà yìí wá sí láyé tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀daràn àwọn olùwàsáàwò nínú àwọn ọ̀daràn tó bá ti mọ̀ wọ́n tó mọ̀ nípa àwọn jihad bin safwan jihad bin dirham tó mọ̀ nípa gilan bin gilan al-dimashqi tó mọ̀ nípa àwọn hussein al-karabisi tó ti mọ̀ nípa àwọn taqaddimun min ahli al-bid'a wal dalalat tó mọ̀ nípa wọn wallahi kò ní jọ lójú tí bá ń ní èyí mọ̀ yàwá nínú ẹ̀sìn ẹjíká lọ kan nínú àwọn ọ̀nà táwọn yẹn gbà sọ ìgbìláyè àwọn àfáàní mọ́tara rẹ̀ reality ní kíní ló jẹ́ pé èlé òkè ní parents ma fi emotion sọ́rọ̀ ẹ gbogbo àfàlẹ̀ ń takò èyàn tó ní yahoo dá sẹ́ àfàlẹ̀ yìí oya bá ń dá jájọ dá ẹ wọ́n takò ó ṣe wọ́n tó fi ń takò ó lè lọ síwájú ọlọ́ọ̀bà pẹ̀lú pé yahoo dá kó mórígbọ́ ó mọ́ tí wọ́n tó ń aláàlì ni wallahi tó bá kú lórí tó gbà pé ara aláàlì ni tọ́lọ̀ṣẹ̀ ní àrámù kèfèrí ní oríṣẹ́ mùsùlùmí tó bá kú lórí bẹ́ẹ̀ àwọn àfẹ́jẹ́ ah, kí wọ́n wá wọná àwọn jí ó yọ pé àwọn àfọ́wọ̀sì tántàn yìí má tẹ̀lé wọn má iná náà ń gbé ọlọ wá ní àà ah, wọ́n kọ̀ dẹ́mà àfà ẹlòmí wọ́n kọ̀ dẹ́mà àfà ní ó tán kọ̀ dẹ́mà in tó wọ́n ni alhaku aziz wọ̀kà ìlú azu òdodo ti kọ́kọ́ wọn àwọn tí wọ́n sọ gẹ́tù wọ́n wọ́n jù òdodo gọ́lọ́gbà hada wal muhim reality ta fẹ́ fèsì ni tó dà wọn wàhálà ta fi fèsì nínú ìgboro wọ́n mọ́ òbí gọ́ọ̀mẹ́ntì èyí bí nìkan gọ́ọ̀mẹ́ntì lọ àádàlẹ̀ believe the jù bẹ́ẹ̀ wọ́n tọ́mọ́kọ́ bẹ̀rẹ̀ lórí táwọn àfá àkọ́kọ́ ń dẹ́wò nínú bọ́sí kọ́kọ́ ń ba àkídà àwọn ẹ̀jẹ́ àti bọ́sí ń ba reality thinking àwọn ẹ̀jẹ́ wọ̀lọ́ ẹ̀rùn bí kẹsẹ̀ kékeré abiola bàkó sọ kó níbi àwọn kìíní tó jẹ́ kí nínú àwọn tó lè ojú fálgọ́mbà ó ní àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì tẹ́mọ̀ kílìmù pé mùsùlùmí làwọn náà wọ́n sì bá islam jẹ́ láàrin ọjọ́ kan in táwọn kẹfì rí orígbà jẹ́ láàrin mid thousands of years wọ́n sì wọ́n rẹ̀ láàrin ẹgbùn tí abdullahi bin sabasa Abdullah bin Sabah ó sì ṣiṣẹ́ táwọn Rome àti Persia òwúsí láyé àwọn sàhábí ní Abdullah bin Sabah dé kèfèrí jíù ní tẹ́lẹ̀ o ó wá fẹ́ gba ẹ̀san lára ìsìlámi tó wá sí ní olóòsìlú mùsùlùmí anal al-muslim bó sì wọ́n ní ìsìlámù nìyẹn òun ni abẹ́rẹ̀ làwọn ṣíyà àtàwọn Khawarij ti jáde ní Abdullah bin Sabah illa anna qawmi la yaqra'un àmáwòyẹ̀mí nǹkan wọn ò sì mọ́ tó ṣẹlẹ̀ àwọn yóò mọ́ sáàtà bá ti mọ́ tó ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ yóò easy fún àti analyze àwọn tó ń ṣẹlẹ̀ lásìkò tàwà yìí yóò easy analysis yóò easy fún ọ umaru sì ti sọ́nà kató radiyallahu anhu umaru ní pé inna urwa al-islam tanqudu urwatan urwatan idha nasha'a fil islam mọ́lá yà ń fi jahiliya umaru ti sọ wọ́n ti ní pé islamu ma weak yóò ma weak islamu níbi okùn ńlá ẹ̀mà okùn ńlá kàtọ́ wọn tóbi ẹ̀ ẹ̀kọ́kùn ńlá yìí náà wọ́n fọ́n pẹ̀lú àwọn kò tíní tíní tíní tíní òun ló wá dìpọ̀ ló wá di okùn ńlá bẹ́ẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ kuma ba ní kí yí ma jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ kí islam ṣe láyé ànẹ́bí àtàwọn sàábà ní kò sí já àwọn islam ti lágbára báyìí umar wani fi yíò mọ̀ já díẹ̀díẹ̀ tó bá ti ń já kí ló ṣe ó ti ń wík àbí tó kàdà yẹ́ olùpadà jákò ìsingle strand irú àsìkò tàà wà nílẹ̀ umar ni kí ni ó fa ìdánẹ́ṣà àfihàn islam tabbati padà láwọn musulmi ta kan bí wọn sínú islam mẹ́lá ya rí fìdí jáde àwọn ọmọ tó ṣẹlẹ̀ sẹ́yìn àwọn abúrú ló ti ṣẹlẹ̀ wọn mọ́ n kàn pé mùsùlùmí ni wá kásà mọ́ sí láwọn yẹn fún mọ́ ní ẹmọ́ condemn anybody tó bá mú ogun táwọn yẹn ń gbé nínú islam ni láti wó islam lábẹ́ ó mọ̀ pé ẹ̀ká mọ́ gbógun ti àwọn ọ̀daràn amáwò mọ̀ kẹ́kẹ́ wákàjí wákàjí kìníkan gbogbo wa mùsùlùmí náà gbogbo wa ká kó wọn jọ àtàwọn sí àtàwọn gbogbo àwọn sàábì ànẹ́bì àtàwọn tágbà palẹ́mọ́ sí sàárè kí ẹmọ bú àwọn ìyàwó ànẹ́bì sálàlásà kó mọ́ ní pé ó ń zìnà ni wọ́n kó mọ́ sẹ́pẹ̀lẹ̀ wọn kó ní kéfèrí ni wọ́n kí wọ́n wá kó rẹ̀ mùsùlùmí wá ní àwọn kagbùdọ̀ tó máa bá ṣe lú lágídí ọmọ ìyáwá ni wọ́n ń rẹ́sìn ó kàdà bá dé basics àwọn basics tó ẹka mọ̀ ó sọ̀rọ̀ fún wa nítorí kí ni nítorí sábà bí àwọn àfáà ẹni bí ẹwà wò ní ìṣẹ́bá yóò má dínà alamunna kí ni wa ta'ala àwọn èèyàn ya aláìmọ̀kan sí níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá ní at the same time ẹ̀tún sọ àwọn èèyàn àwọn èèyàn òṣèlú àwọn èèyàn àwọn ni greatest example ó mú gbàtà àyẹ́ tí lọ sáwọn kọ̀rí bàtí náà fàtì ó mọ́dún tàti lọ ní ní káwà kafátíà fún kábẹ̀rẹ̀ ilẹ̀ káwà kafátíà náà ká ní mọ́ nìkan ti kọ́kọ́ ká yìí lọ́jìnà ẹkọ́ kásọ́rọ̀tì fàtíà fi hì máa fi hì suratul fatiha lásán fi ma fi wala salata liman lam yaqra bi fatihatil kitab ìwọ́n mọ̀ báyìí sí ké fatiha lórí ẹ̀rọ kò ní ẹ̀wọ̀n òun tẹ́lómi ti kí láti 60 years ago ọlọ́run mọ̀ bí ọlọ́run gbà kan náà rẹ̀ lọ ìsìn lásán which is kátún sọ wọ́n nù gbogbo tó jẹ́ àgbàmù tó pé àwọn amọ́tún náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó má ní ẹ̀sìn ìsìn náà kúndẹ́lùkọ̀ gẹ́sìn náà ò dá ní ìsìn náà wà dáwọn ọlọ́gbọ̀n àwọn tó bá ní sí náà dáa afá ìwọ ọkọ̀ bẹ́ o lọ gbọ́wà sí afá kí ní tó sàlàyé ọ̀rọ̀ zina ó ní kò sí tó ṣe ọlọ́lọ́run kan advice wa ni ìkanú ọlọ́sọ ọ̀nà ọlọ́run ò ní àmọ́sẹ̀ sí náà ó advice wa ni ó kàn ní ó ní ó ní làtẹ́kọ̀ọ̀ bú zina ṣe advice ló lánà híyà yóò sì mọ́ ní pé kéwú àwọn ọmọ kéwú lánà híyà bí ọgbọ́lọ́n látúṣìrìkìbìlá advice náà nù àrí ọlọ́run kan àrẹ ọlọ́run òní a máa ṣe ìsìná ó advice òní a máa mú tí ó advice wa ni kọkùnrin lo gold kọkùnrin wọ silk tó kí ẹnu ẹ̀ṣẹ̀ tó ní kálùkù gẹ́mọ̀ pé ọkùnrin èyí lò fi sọ̀sọ́ wọ́n ní kò sí tó sí ẹlẹ́mọ̀ lò obìnrin ó tó gbọ́fẹ́ sanwó ọmọ jáǹbù ọmọ ó wà lọ ṣe ìsìná kò sí tó sí ń gbórí kó ti wá ó lè ṣe ẹwu àwọn àfá tèbí kan ní wọ́n tún sọ láìpẹ́ oníkíní oníká mọ́sà sáwọn mínísítà kí mọ́sà sáwọn anẹ́bí Suleiman go sàsí ibi kìsì ni ó sì mọ́ ládẹ́bí ọlọ́ọ̀bá ń sàsí yà subhanallah àwọn èyí tó mọ́ dùn méjì ní pé àwọn yóò sì gbàbí àwọ́ àsì wọ́n sì mọ́ gbọ́ wọ́n sì mọ́ rẹ̀rìn ọ̀rọ̀ tó ẹkọ́ mọ́ sunkún ìkẹni wọ́n tó ń sọ láìpẹ́ yìí kí ní ẹ̀kọ́ ọlọ́rọ̀ burú ní ìsìn sọ pẹ̀lú pẹ̀lú àkíní ah, ah, ọlọ́run ò ṣe ah, mọ́ bá mi sọ kí ní mẹ́jà rí tí bí kẹnu ọ̀nà kọ́lọ̀ bá dọ́gbọ́n sí bẹ́ṣù wọn gbọ́ kélékèlé rídérídé kákàkiri ní olúni ẹ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ lórí social media ó wá pọ̀ jaburata oníkálùkù wá rí rán dán rán dán ẹ wá sọ àwọn èèyàn dìdìdì ẹ wá sọ wọ́n di wèrè àwọn Yorùbá fẹ́ láàká Yorùbá fẹ́ ṣiṣẹ́ mọ́ débi pé kódà lómi tánàbí bá wà láyé àwọn yóò mọ́ tó sọ gbà tó bá sọ mọ́ ìpá ah, ànábì wá ní ọ̀dá ẹlùpẹ̀ afáàfin mílẹ̀ tánàbí bá láyé gbogbo ṣe àìtàyẹ ah, ah, sọ ní sọ bá ní bá láyé gbogbo ṣe ó oh, kó mi jẹ́ ọmọ oh, ọmọ súnà ní kíní kó mi fún mi lárí kíní ibi tá ti bá tayé àwọn ìyẹ́ dédé wípé àwọn èèyàn fẹ́ kò sí tẹ́pẹ̀ níbi ẹgbọ́ ọlọ́ba báyìí ìwọ tó bá ń sọ ìbẹ̀gbọ́ ọlọ́ba fáwọn èèyàn ìwọ ló gọ̀jù ìwọ tó bá ń sọ fáwọn èèyàn pé ẹyẹ èèyàn ní tí sí wọ́n lù àyí ìbínú ọlọ́run ni ẹjá padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ wá pọ̀ ẹwà wọn búrì afá yìí kọ́mídà rẹ̀ ìwọ òṣè economics in school ni ìwọ òṣè kíníkan ni ṣe bí ẹkí wọ́n ó yẹ kí ìjọba kankan mú gọ́ọ̀nà kíníkan kan gbé síbẹ̀ kan wá change sí bíyàn gọ́ọ̀nà ìyẹn kan máa pọ́mpù ó sínú ìlú ni bí wọ́n ṣe pọ́mpù sínú family house yìí nuclear family ẹlòmíì ní o bàbá ìyá ọmọ nìkan kò rí mójútó nuclear family ọmọ kan bí ọmọdún kan àti mélòó kan ti ń bá káàkiri kò sí mójútó wọn ojoojúmọ́ ìjà nínú ilé tó bá ti jà tánú ilé yíwà lọ sábẹ̀tẹ̀ níbi tẹ́ ti máa ń ta lúdù àti wọ́ọ̀tì tẹ́ ti máa ń ta ọpán ayò ibẹ̀ náà ti wà lọ yanjú bí Nàìjíríà ṣe dá ó sì kóònú lé pẹ̀lú ọmọ kan àtìyàwó kan ṣoṣo kò sí ibẹ̀ wọn ọ̀dá Nàìjíríà bẹ̀ wọn ò lè dá òun ní wà sọ bí 300 million people ìgbà tí wà sí náà ìwà sí àwọn onígbọ́ ìbákí bí ó gbà sí gidi gbọ́ ni yóò ti mọ̀ pé ah, àfá ìyàtọ̀ ń bẹ láàrin ojú àkójú ìyàtọ̀ ń bẹ láàrin méjì ah, wọ́n kan kọba kan ní ìyàtọ̀ ń bẹ láàrin méjì àmọ́ tó bá tún jẹ́ online náà tábà ló bá sọ̀rọ̀ náà tó bá ti pè wọ́n sẹ́bọ tán tó báyé wọn jẹ́ tán tó sọ wọ́n dẹ̀lẹ́ bọ tán yóò àtún mẹ́rin àwọn gbọ́gbọ́ kí ní òsì ríṣẹ́ wọ́n sì ríṣẹ́ tẹ́bá wá sọ fún wọn pé àṣẹ ni wọ́n sọ wọ́n wà ní bàbá buhari kó tó fi kú tán ìpì kọ́lẹ̀ sí bàbá buhari ìbú kọ́lẹ̀ bú wọn sí wọ́n lẹ́kọ̀ọ́ bá sí wọ́n respect wọn wọn ò jọ lọ níbi owó wọn ò jọ lọ lọ́jọ́ orí wọn ò jọ lọ níbi ipò ẹ̀yẹ̀ wọn yàwá nínú ẹ̀sìn àfi ká gbọ́ reality làwọn kìíní reality tá ń sá fún kò sí bó ṣe ní reality ó ní pé ibo ni bàtà ti ń ibolo ẹka padà sí fàfíwòrò ilallah ọ̀dọ́lọ́ ní kalali padà sí yóò àti bí súnnà nígbà muhammad sallallahu alaihi wasallam wa ma siwa dhalik fa Qur'an àti súnnà o àti bá wọn sàhábà sí sí o hadayan irọ́ lásán ni ẹyẹmẹ̀yẹwà ẹjẹ́ ká gbọ́yé bẹ́ àbí Allah subhanahu wa ta'ala kó ṣe dada fẹ́ nípa kawà so inshallah ó pàtàkì kí ẹmọ sọ́rọ̀ àwọn kọlọ ilẹ̀ kọ̀kọ̀ kí ẹmọ sàlàyé fáwọn èèyàn ó pàtàkì gẹ́ àbí ọlọ́wà kó fún ẹni kọ̀kọ̀ alágbọ́yé sí hada wa sallallahu wa sallam ala muhammad wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh